DJ Sass na my padi o mo ti rẹ́ni ṣìkejì o. Oya ṣo lè gbé ayẹn DJ Sass ṣo lè ṣàwọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم متكئين تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على كبره فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا وهي إلى الأذقان وهم مقمحون وجعلنا من بين أيديهم صدا ومن خلفهم صدا فاكشيناهم فهم لا يبصرون وسواء DJ Sass on the mix. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أزياب القرية إذ جاءها المرسلون إذ يرسلنا إذ يرسلنا المرسلين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون DJ Sass on the mix قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكسبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين ولا يمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أين ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا الذي فطاني وإليه ترجعون أأتخذ من دونه آلية إن يردني الرحمن بدر لا تقن عني شفاعة شيئا ولا ينكزون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني إنا لمقرمين فإذا هم فاتني نسل كبان بها فكر Ọ̀pọ̀wárí wáyé ń bá tani Nasilu Kafani bíyà dìkìrò. Wáyé ń bá tani nasilu kafani bihadikiro eh. wa infatani nasilu kafani bihadikiro. Eh, kiro. aládùúgbò masalasi wa níyìn nù. ọgbà yìí ń. wa infatani nasilu kafani bihadikiro. olùmí ah, bàbá bímọ àwọn ọmọ nìyẹn tó wọn náà tì gbogbo wọn yóò gbọ́dọ̀ gbàgbé láyé tí ìbá sí láyé mọ́ àárí kan nu ọjọ́ pé àwọn afáwa Buhari àwọn ọjọ́ ọlọmọsàbáwa kẹ́ wọn bí ọmọ dájọ kúrò aláwọ̀ fún mi ń bẹ́ nu wọn. sálàjà òun àṣà àgbáyé lómi gbogbo wa nísìnyí ọlọ́wọ̀n wa dájọ́ jimá àáké kúrò aláwọ̀ ni ó tó wá kápé èmi láyé tí ì fi kú láyé nìyí ní gbogbo wákàtí márùn-ún ní sísàdúrà bá وينفعتني نزل كفاني بها ذكر وإن فاتني نسل كبان بها فكر ọgbọ̀n وينفعتني نزل كفاني بها ذكر وينفعتني نزل كفاني بها ذكر ọtúbá ẹbí ma tí ó dogun ṣòkòtò tí ó dogun fìlà ọ̀rọ̀ wa lónìí níbi àlọ́lọ́ di bàbá wa ẹlẹ́gẹ̀ẹ́lẹ́gẹ̀ ẹ máa wá ọlọ́run ẹ máa wá nǹkan mímọ́ ẹ máa wá ọlọ́run àyà máa ní àlẹ́ sáyé ní kékeré tí a máa ń wo ọjọ́ ọjọ́ ni wo ẹ máa wá ọlọ́run kò sí tí ẹ lè máa wá tọ́ta yọ ọlọ́run. أيا نائما في الليل دون تهجد DJ وفي ليلة وقت لليل الإجابة awu yi mu leku lọ́la lọ́la awu lẹ́la afa. تعالى wá sọ báyìí ẹ wá farabalẹ̀ kí ló wí. ana rọ́bọ̀ e, fa'arifu ni. ẹ mà mí o ẹ mà mí o àwọn kan tá a bá jẹun tán yóò tán wá ní jọ́ pọ́ńdì òsì bàbá gbọ́dọ̀ òróró eré yìí ló yí ana rabbun fa'arifuni. àtàlùjọ kò dánú ilé ẹtí pé ọlọ́run bàbá gọ́ọ̀dù òróró ọlọ́run ni ẹ lọ́ọ́ mọ̀. wa'lamu anna Allaha shadidul iqabi. a'udhu billahi minash shaitanir rajim. ẹ dákun ẹ parí ẹ. bismillahir rahmanir rahim. واعلموا أن الله شديد العقاب ọlọ́run ọlọ́run liman DJ ń bẹ lẹ́kọ̀ọ́ báyìí ọlọ́run má má pa liman lẹ́kùn ọlọ́run آمين gbogbo ntí n bá ń fẹ́ ẹ̀ ń tí ọba ti sá mi àwẹ̀ nù yẹn ní mínírààsì اللهم آمين gbogbo ntí liman bá ń fẹ́ ọlọ́run wọn máa ṣe fún inú kẹ́ ẹ̀ mọ̀ kó o ní liman ìmọ̀ wà láàrin ìjọ mi à ń kó láti rí mi wàláhi dàláhi ni máa ma wa o lè dèbè sí omi kò sí pẹ omi kò sí níwá o lè dúró dàn bẹ̀ yóò ra jókòó tẹ ní ma bọ̀ ni o sì lè wọṣọ ní gàba yìí o sì jókòó. ọlọ́yẹ̀ èmi ọlọ́run ẹ ẹ mọ̀ o ẹ mọ̀ o wà á nà lè mọ ní ìmọ̀. èmi lè mi kẹ́yìn èmi lè mi fún yẹn dẹ̀ra ọ̀wọ́ ara yà tí a fa bìkàrí mi dé. akaramakala ẹ máa gbọ́ ọlọ́run yé ẹ máa wá nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ní wà á lẹ́mú ẹ lọ́ọ́ mọ́. lọ. pé dájúdájú èmi ọlọ́run. ṣàdé dọ́là àbọ̀bí. ọ̀tá ló sọ pé ọlọ́run ò burú mo burú gan èmi ọlọ́run ṣàdídùn èyí kábìlì mi ọlọ́run àwọn téèyàn máa ń rí báyìí téèyàn ó sì yó ọ̀dọ̀ èmi ọlọ́run ló wà ẹni kò sí wàhálà talọ́dọ̀ wà ní ìjọ àlìkìyàmá wàhálà ayé wàhálà oorun wa sùsù wa jíjí wa wàhálà sàárè gan fìtínà bọba ṣiṣẹ́ rẹ ló tọba ṣe dáadáa ló tọba hùwà rẹ ló tọba nírìn rẹ ló tani àrẹ bá tọmọdé kejì lọ yálà ya wàhálà ń sàárè ibi tí wọ́n ju abẹ́ tàbí kó sì pẹ̀yìn dà ẹni orun kan yóò sọ fọ́pẹ́ pé ẹ bọ ẹ dàpọ̀ ilé kẹrin sí ìkìlọ̀ àtúntò èmi ti wẹ̀ o obìnrin sọ fọ́pẹ́ èmi ti wẹ̀ ẹni ti wá ọkàn yìí lọ́wọ́ ni lápàjá lọ sùn tiwa ọlọ́mọ ti jẹ tiwa ọ yá nísìnyí wọn lọ rún ra wọn ìwọ bẹ́ẹ̀ nù sàrè tí wọ́n kó kó kó tiọ̀. wà á là mọ́. ẹ lọ́ọ́ mọ̀. àná lọ́ọ́. شديد العقاب واعلموا أن الله شديد العقاب داودا واعلموا أن الله شديد العقاب واعلموا أن الله eh. شديد العقاب kẹ́ lọ gbà ẹ lọ ṣúọ̀ pébi ọlọ́wọ́ mo rorò mo burú mo lé buranu lo fúra ọlọ́run ló wí ìwọ́n tó jẹ́ ní ọlọ́run òróró tó bá bá ti ń wí wọn òróró ojú ìrorò lọ tọba ṣe débẹ ló pẹ̀lú. alali múni ọlọjẹ èmi Ọlọ́run lọba tí kẹyìn ọba àdẹra. fashikuru ni. orí ìwọ máa wọlé fashikuru ni ẹdúgbọ́n bẹ́ẹ̀ mi Ọlọ́run. وأنا لحافظ ابلي بما صويا ń أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي يهدي الكتاب ولم يجعل له عوجا قيما لينزل بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكدين فيه أبدا وينبي الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا حسبت أن أصحاب الكهف والرقيم قالوا من آياتنا أجبا إسعى والفتية إلى الكهف وقالوا ربنا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 الله فهو المهتدي ومن يدلل فلن تجد له وليا مرشدا Ah, ọlọ́ni wa ṣáájú ẹ̀dá Muhammad etí tó ti di tá gbọ́ràn abẹ kú o ìwà nẹ́bí sọ tó lè fi gbọ́ràn abẹ ní. DJ Sass on the mix tùsẹ̀mí òṣùmá. tó fi sọ pé ọ̀fẹ́ káwọn àlìwọ́mọ rẹ ọ̀fẹ́ kí wọ́n ó jìyà ẹni àwa ti dá etí dídì má sí òfun òfun lọ́rọ̀ gbọ́. àfáǹtà tùsẹ̀mí òṣùmá. àní adi tí èèyàn ṣe odi iṣẹ́ tí ọ̀gbọ́n nǹkan tá à ń wí wá ó fọpọ̀ á fún un ní gbọ́ràn. àfáǹtà olórun. tùsẹ̀mí òṣùmá. ànábì ní ọ̀rọ̀ ọ̀rùn ìwọ ọlọ́run ọba ló ti ṣe ládìí tí n ò lè fún un nígbọ̀ọ́ràn. àbá ń ta tún sí mi sùn máa ó ta hadìlì umu yá. ọlọ́ni wa ṣáájú ẹ̀dá ẹlẹ́ẹ̀kejì èkejì tí wọ́n sọ fún ọ ni pé ojú tó ti fọ́ tí ò sí oró rẹ̀ ń bẹ̀ mọ́ ó ni àfáàǹtà àtúnṣímí òṣùnmá. àwòtá àdìlẹ̀ òmùyá. ojú tí o sí nǹkan kan bẹ̀ mọ́ o lè fi ríran sí ni ànábì ní kò rọrùn ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀. wà máa ń ká àná. wà máa ń ká àná fi dọ́là lè mú bí. dọ́là lè mú bí. me. Eh, ẹni ti sọnù tí o sí lójú ọ̀nà mọ́ ẹni tó ti sọnù tẹ́nìkan kan ò lè fọ̀nà mọ́ mọ́ ẹ̀ǹtẹ̀mí ọlọ́run gan ọ̀rẹ́ jẹ́ àti fọ̀nà mọ́. n ò dúró dúró kó tún mọ́ torí gbọ́dọ̀ wánú àwọn ẹni ìyà. ẹni ti wá sọnù ẹni alẹ́ ni ti sọnù ṣé ìwọ anabi o tún fi mọ̀nà ni kò lè mọ̀nà mọ́ قل إنما حرم ربي الفواحش ìkìlọ̀ ọlọ́run ní ń bọ̀ yẹn o. إنما حرم èmi kọ́ ni ọlọ́run ọba ní ń kìlọ̀ fún ربي yín. الفواحش ọlọ́run ní ẹ kúrò níbi ẹ̀ṣẹ̀ gbogbo ntí bá jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ jìnnà sí i gbogbo ntí bá jẹ́ ẹ̀ṣẹ̀ kó o wò yàn bíntín ẹ̀ṣẹ̀ ni. DJ Sass on the mix. kó o wò yàn bí ẹni pọ́lọ́ nǹkan ló ṣẹ̀dá ẹ̀ ni. DJ Sass on the mix. kó o wà lórí ipò kan kó o lérò pé ẹni ìwọlé wọ ó sì mọ̀ páwọn èèyàn ló gbé ọ débẹ̀ kó o wá dúró síbẹ̀ wọ́n fi ọ jẹ ìmáàmù lọ́wọ́ tó ń wẹ̀yìn wò ló tún sọ fáwọn èrò tí ń bẹ lẹ́yìn pé gbogbo yín lẹ́yàgbẹ́ èyí ti jẹ́ wọn á lọ kírun mọ́ mi tàbí ta lórí ìmáàmù òjijì. wọ́n ní harama rabbi alifawa aisha. ọlọ́run ní wo àná mahama sọ fún wa ṣé o pé gbogbo ntí jẹ́ nǹkan ẹ̀sẹ̀ mi ọlọ́run ọba mọ̀ kọ́. máa zọ̀hara mi. èèwọ̀ ni máa sọ ara mi ni a wọ́n máa bọ̀tàn àtẹ́tọ́ hàn ní o àtẹ́tọ́ pamọ́ ní o. wàá máa bàtà ìwọ ló ń ṣe wọn ìwọ ló ń gbà wọn ìwọ ló ń ṣe wọn ìwọ ló ń gbà wọn ìwọ náà ló gbé ẹsẹ báyìí ẹsẹ báyìí ẹsẹ báyìí ló sì tún gbẹ̀yìn lọ pé àwọn eléyìí ọ̀daràn ni wọ́n o ọ̀daràn ni wọ́n mọ̀dẹ́ takútẹ́lẹ̀ fún ẹni ẹ mú wọn bọ́rọ̀ bá wá dé gbangba wọn ni bóò lọ̀rọ̀ wá bóò làṣírí ṣe tú bóò làṣírí ṣe tú ọmọ wa wọlé ọlọ́run lé èyí tó pamọ́ nú ẹ̀ṣẹ̀ ẹ jìnnà sí èyí tó hàn gbangba. àrùmá rọ̀bì àlùfáwá iṣẹ́ máa dọ̀ àrọ̀ mi ní àwa máa bàtọ́ náà. ọlọ́run ní ẹ̀ṣẹ̀ èyí tó ń bẹ àti èyí pamọ́ èyí ń dá sínú yàrá. máa sọ mi ní ha. máa sọ mi ní ha èyí tó gédégbé. bàtọ́ náà. gédégbé èyí tó gédégbé wà nínú ẹ̀ṣẹ̀ ẹ àwọn èyí tó ń kéde gbé ńlá fi máa ṣe fáàrí aláwa làwa ń sọ àwa là ń sọ bẹ́ẹ̀ àwa ni àwa ni bí a bá pé ta nílẹ̀ yìí àwa ni ìwọ wo ìwọ tó lọ tán lọ́la tẹ́nìkan ò ní wúro rẹ̀ mọ́ ìwọ tó jẹ́ nǹkan ìwọ tó fúyẹ́jà bá òwú lọ yọ ọmọ yọ ọmọ sọ pé àwa wá ń sì ń sọ̀rọ̀ ẹ̀yin wo ìwọ nìkan sọ̀rọ̀ ń pera rẹ náà wá. harama eh? rọbí ẹlfawa iṣa. ọlọ́run láwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀. dọ́rọ̀ mi ni a. ètò pamọ́ ni o ètò hàn bẹ́ẹ̀ ni o bàtọ̀ náà. ọlọ́ni mo ṣe lé wọ̀ mo ṣe lé wọ̀ èyí tó pamọ́ àti èyí tó hàn. máa tọ́ àrọ̀ mi náà àwọn èyí tó hàn mẹ́. bàtọ̀ náà. alábòsí ni ọ́ bọ́ọ̀ bá sì bòyàn sí ọ sọ fún un pé èmi ni mo fẹ́ bù ọ sí o bí wọn bá fọ ọdọgbẹ wọn ò ní mo lóye tí mo jẹ o sì rán lẹ́wọ̀n lóòótọ́. wà á máa bá tọ́ náà. ọ̀fọwọ́ gbẹ̀yà ó túlé èèyàn o sì tú lóòótọ́ òní bí n bá abíwọ̀n bá fẹ́ túlé rẹ lókù o sì ṣe bẹ́ẹ̀ o tú náà lóòótọ́ ilẹ̀ tọ́ra náà gbà lọ́wọ́ ẹ̀ ìwọ ló léyàwó ẹ̀ jáde nípa ọ̀rọ̀ burúkú tí ò dáa ẹni ọ̀fẹ́ yìí yóò fi ọ́ sọ oògùn owó ọmọ pé kò ní kankan lọ́wọ́ o. ó ṣe bẹ́ẹ̀ ó léyàwó lọ ọwọ́ adẹni tí ń jẹun káàkiri búkà ọlọ́run láwọn ni ẹ má dé bẹ́ẹ̀ ọ̀hàn gbangba. nàmá harama alfawa isa. a. wà má bàtọ̀ náà. sára mi ni a wà ètò àtẹ́tọ́ pamọ́nú àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run ní ẹ jìnnà sí i. wàlí sí máa. àwọn ẹ̀ṣẹ̀ kan wá ń bẹ wúwú ètò àwìn ẹ̀yìn ẹ̀ta àbúrò wúwú iná àwọn kìí ṣe wúwú. شهوية فجاء بفيافي في المعارف لم ترى فقد كسر الأكتاب الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كاها يا عصاد ذكر رحمة ربك أبدأ زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وأنا لازم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شكيا وكانت مراتي آكرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي بغلام اسمه يحيى لم نجهل له من قبل سميعا قال رب أنى يكون لي غلام وكانت امرأة وقد بلغت من الكبر عتيا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي آكرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم النبى ثلاث سبحوا بكرة وعشيا بكتا تكسريا وهزي إليك بجزع النخلة تساكت عليك رطبا جنيا فكلي بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا DJ Sass on the mix. قال إني أبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا دا- èmi èso níwáàsí àgbáyé ọmọ kéwú oníwáàsí àgbáyé lèmi fáyà lóní wàásù àgbáyé á ní kó ṣe ìrọ́bù súrátùlì bákàrà. DJ Sass na my padi o oh, mo oh. lè gbé ayẹ DJ Sass ṣo lè ṣàwẹ. òun ni òjèbí ó lè jọ wá sí àgbáyé èmi ò mọ kéwú púpọ̀. àmọ́ gbogbo ohun tí jọ wá sí àgbáyé bá a bá ti ní ó ṣe ìrọ́bù tí ọba ti rí ṣe kìí ṣe òun wà sí yàrá wọn. àfa ṣúgà kéèyàn tó gbogbo ṣéwù ṣéwù tá à ń jẹun bàbá wa láwùyé àágàn fi ìsìláàmù jẹun lọ ní àṣeyìk Buhari ṣéwù dà nǹkan márùn-ún ni wọ́n rí lára ẹ̀dákú tó lè jẹ́ ṣéwù látò gbà pé ṣéwù ni wàláyé ẹyọ kan ò sí lára ẹlòmíì sì ń gbé ṣéwù káàkiri ẹyọ ní ò sí lára ẹlòmíì ń sì ń gbé sẹ́wù káàkiri. ẹ̀yin dẹ́ máa ń kẹ́mi lórí wàásù àgbáyé ẹ máa bí kun ọmọ akéwu oníwàásí àgbáyé béèyàn bá nímọ̀ dojú ẹ̀ kò lè jó ń wàásí àgbáyé o. DJ Sax na my padi ọmọ tí rẹ ní ṣìkẹjọ. gbogbo wa tá a fọ́n kábíyé wàásí àgbáyé nìkan nígbà tí ò láyé mọ́ ni nígbà tí ń bẹ ta wọ́n ń pè bẹ́ẹ̀. DJ Sax on the mix. nígbà tí ń bẹ ta ni wọ́n ń pè bẹ́ẹ̀ kò sí. Eh, àmọ́ngbọ̀ lọ tán ọlọ́run jẹ́ èèyàn lálùbáríkà àáfà mi lọ tán ní òun wá sí àgbáyé sì wàá kún gbogbo òlu. àfà Ismaila ń bẹ ní ẹ̀tún àfà Ismaila ń bẹ ní àfà Ismaila ń bẹ ní ẹ̀tún wa lọ péyàn wá láti Ìlọrin àmọ́ tí ọba yé ni mà wí bẹ́ẹ̀. àìmí ọwọ́ lóòrùn mọ́ ẹ̀bẹ́ ọlọ́run ò ní gbojú lọ́wọ́ yín ẹ̀bẹ́ ń wò mí báyìí. ẹ wàá dẹtí dáadáa ní mi ò wọnú òrùn ẹ̀yin tẹ ẹ̀yin jòkó lábẹ́ ẹ̀ńtẹ́ǹtì ẹ̀yin náà tó sí àánú òrùn kébì náà mọ̀ wọnú òrùn. torí náà ẹni tó bá dá ọlọ́run mọ̀ yóò ti mọ̀ pé kọ́dà bọ́lọ̀ sọ̀rọ̀ ní Australia bá a fà bá kún Australia ẹni abá ní ọ sọ̀rọ̀ ńbẹ ní ọ sọ̀rọ̀ ńbẹ abá Ismaila ńbẹ ní ẹ̀tún wa lọ péyàwó láti Ìlọrin yé DJ Sass on the mix. Ah, Àìbí ọwọ́ lóòrùn mọ́ ebi ọlọ́wọ̀n ní gbojú lọ́wọ́ yín ebi ẹ̀ ń wò mí báyìí. Ẹ wà á dẹtí dáadáa ní mi ọwọ́ lóòrùn ẹ̀yin tẹ́ ẹ̀yin jòkó lábẹ́ ẹ̀ńtẹ́ǹtì ẹ̀yin náà tó sí àánú òòrùn kébìnrin ọmọ ọ̀bọ̀ lóòrùn. Torí náà ẹni tó bá dá ọlọ́run mọ̀ yóò ti mọ̀ pé kọ́dà bọ́lọ́run bá léèyàn sọ̀rọ̀ ní Australia bá a fà bá kún Australia ẹni abá ní ọ sọ̀rọ̀ ńbẹ̀ ní ọ sọ̀rọ̀ ńbẹ̀ ìtọ́lọ́run ṣe fún ṣúgà nù àáfàá ní ṣúgà àmọ́ wọn ní afẹ́kẹ́ Buhari ó ní à ọ̀rẹ́ mi alhaji buhari sọ́ọ́ ráyè ní kíní mo ní mo ráyè mo ní ó pé mi ń bọ̀ wá ń tẹ́ fi rí mi ní inú tọ́wọ́ ipá àfa tí ó gbà fún rẹ ní ilé pé kí ló dé mi náà wá sí ìwọ àfa àtọ́ ọba ní pé à ń gbé wá ibi ọlọ́run bá ti sọ̀rọ̀ ibẹ̀ yọ sọ̀rọ̀ ọba sì ní sọ̀rọ̀ yín fi kú ní pè ń bá a bá ti gbà yín láàrin ara wa fẹ́ràn ara wa ntí ìmánì ọlọ́run ti ń bẹ lára ṣúgà nù ọlọ́run ní ba ìmánì náà jẹ́. amiina. bàbá wa aláwìyé ah tọ́pìkì wa lónìí ọjọ́ sì ti lọ yín sì ń lọ ọlọ́rin mo rí mi àfa pupa pé ẹ eh, fún tètè gbé fáfá buhari yóò padà lọ́rin fa ẹ sì wo lọ́rin sí àyín èmi sì dé àyín sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mo dé àyín sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí ìjòkó yìí all the way from Ìlọrin ni mo dé yìí àbámi bá sọ̀rọ̀ láàrin ogójì ìṣẹ́jú bàbá aláwìyẹ ọyọ̀ dà mí ọlọ́run jẹ́ bá tún fẹ́ sí mọ́sálásí wa jàǹkàǹdà tá a bá kọ́ ń wa. insha Allah. ẹ ọ̀rọ̀ máa ń bà mí lẹ́rù púpọ̀ àti sọ ìmọ̀ràn sọ púpọ̀ a máa wá bà ń lẹ́rù mọ́ wá rántí àfa ha inna sukuta. inna sukuta Salamatu salamatun falarubama bàbá wa wàkílù. saral kalamu adawata wadira. ọ̀sọ̀ yìí wọn tán tún gbé tì àwọn ni lámà àfáwọ́tù lamma àfọ̀ǹtù wàlámù àhàkínà aláàdì. abáàsí là máa gbọ́. àràhàtú náfùsì mìnà mìnà àdáwàtì ìní wáyé. أحيي عدوي عند رؤيتي لا أدفع الشر عني بالتحيات ọkùnrin ìpàkínní wòlé jẹ́ mọ́ rí náà lọ́ọ̀kan dákun pápápá jẹ́ mọ́ rí náà ẹ dákun ara ti ń e, àgbà ti ń dé mo gbọ́dọ̀ máa sinmi bẹ́ẹ̀ yẹn bá kú pi nísìn ọba dáwọn ọmọ pẹ̀lú mí nsọ ni ẹ jẹ́ máa fúnra mí sìn mí díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ tí ń wò mí mo ti kọjá fifty àmọ́ tó lé ní ní sọ fún yín torí ẹ̀yin tẹ̀ máa kọ́ tán. iná sukuta. ó ti kọjá fifty sẹ́yìn. salamatu falaru bama. sarale kalamu adawata wadirara. sarale kalamu adawata wadirara sọ̀rọ̀ lè kàlámù àdáwàtà wàdìrà. afáwọn aláwìyé mísọ̀lá gbogbo àwa kọ̀ọ̀rìbù ọlọ́run kọ́ kẹta yé tìjà ní múnáìmù ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ọlọ́run bá ń kẹ́ kọ́ bá ń gẹ́. amiina. ó tiẹ̀ dájú pé múnáìmù ọlọ́run sànú ẹ̀. insha Allah. igi tó gbìn yín lẹ́nìí àbí kí tó gbin ilẹ̀ káwa ń bẹ̀ yìí ni kọ̀ríbù ni lópin ìgbà tẹ́ ń bá ń sàṣàlátù láyé mo ní mo ní commission Táyé Tìjání níbi àti ríra gbẹ̀yìn tó fi jáde láyé yóò ti ń ṣe wá sílé baba dédìbò ni mo rí tó ó sì défìlà rẹ̀ green àbúrò ni ìwọ̀n ẹ̀ eh, blue mo ní táyé máa bọ̀ wá jókòó àwọn èèyàn òdi ọlọ́dọ̀ mi dé sẹ́gbẹ́ nìkan tí yóò sì kan tí yóò kárẹ̀ ẹ̀kún ni ọwọ́ ara dúró lẹ́gbẹ̀ẹ́ ògiri mo ní ah, àfa ńlá ńlá lọ́rọ̀ dúró lágbo ògiri yìí kò sì síbi tí ó gbà kọjá wádọ̀ mi àṣé àṣàrí mọ́nu níjọ́ kan bí wọ́n ti rí àwa náà mọ́nu wọ́n pe àwọn àwọn àṣì ẹ̀tọ́ wa ń jẹta àwọn àwọn àṣì. àbá Ismaila ń bẹ ní ṣé òṣùgà bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ tí ọba wọn kó tó sọ la ìlà yóò sì dá ọ̀tá lẹ̀ títí tá àlùkìyàmọ̀ ọlọ́run ó dé. fọlọ́rù bàmá sọ̀rọ̀ kàlámù àdáwọ̀tà wàdìrà. wò yóò sì dá ọ̀tá lẹ̀ àtà yọmọ kò sì ní parí a sì máa kíra wa a sì ní fẹ́ràn ara wa salamu aleykum salamu aleykum ó jogo ọ̀rọ̀ tó sọ ló kó bá láàfin wọn ọ̀rọ̀ wò ìzámà àràtà nọtìkà fàǹtíkì bí hikimati bọ́ ọba fẹ́ sọ̀rọ̀ òrò wò kó tó gbé kalẹ̀ torí bọ́ ọba ti gbé kalẹ̀ gbì báyìí ọmọ àdàmọ́ máa wí buhari lọ bá wí wàláyì buhari lọ sọ̀rọ̀ nìsí allah wàláyì alhaji lọ sọ wàláyì sígbà ní bá wí ló fi wọn wò dáadáa ẹ̀rí àfọwọ́ni lamọ́ àfọ́tù. lamọ́ àfọ́tù. múrímù lọ erígbà múrímù Tìjàní òun ni ọ̀wá tán láyé. lamọ́ àfọ́tù. ìtakùrẹ́ ẹlòmíì àkọ́lé ọtí owó jọ wọn bá mutí ń bẹ̀ tẹ́ bá ń jáná wọn mọ́tò lẹ́nu bẹ̀ òun náà ní kọmíṣàn ẹlòmí ẹkọ gbó bàbá wa láwùjẹ ẹ̀yin ẹgbà tà ẹ̀yin ẹgbà ẹ̀yin ẹgbà tà wá bá lónìí ẹ̀yin ẹgbà ẹlòmí ẹkọ gbó ẹ̀yin ẹgbà ẹlòmí ẹkọ gbó ẹ̀yin ẹgbà ẹ̀yin ẹgbà ẹ̀yin ẹgbà ẹlòmí ẹkọ gbó. DJ Sass on the mix. wọ́n máa ń bẹ̀yàn kan bí wọ́n bá ń jáde lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan lẹ́yìn mọ̀ wọn pé irú àwọn èdè ọlọ́run wo ni a ní gbogbo bó ti yà yìí tẹ̀ pé láàyè là àwọn eléré ibú òwò á níwọ̀nyí ọlọ́ gbogbo ẹ̀ ní irun ẹni ọkọ lé gbóhùn náà ní kọmíṣàn lọ́dọ̀ ọlọ́ ẹni ọkọ mọ́sálásí òun wá firi wọ́n yẹ kówó tó mọ́lẹ̀ kọ́ owó oògùn ẹ̀ tí èsì pọ́lọ̀ ta àbá jẹ̀bú. gbogbo ẹ̀yin tẹ́ fowó bá jẹ̀bú lọ mọ́kà challenges ti Islam ní láyé lónìí nù ní tẹ́ ẹ Islam and this millennium challenges and way forward. Allahu Akbar. Mbola baba wa láwùyé mbola ń Islam diinu li baba wa alimarikazi ali Islam diinu li yusri ẹ̀sìn tá a wà nínú ẹ̀sìn ìrọ̀rùn nìyí ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tá a gbọ́dọ̀ fọ́ọ̀sì èèyàn pé kó ṣe tó o bá fọ́ọ̀sì èèyàn pé Islam ò lè rí lé ń tọba máa bá wa kírun ò lè rí lémi báyìí ẹ ti sẹlọ́n ẹ filẹ̀ ni ìwà yín ni ó sọ pé kó di mùsùlùmí anábìlẹ̀ gbọ́dọ̀ fọ́ọ̀sì yàn àwa pẹ̀lú àwọn kírísítẹ́nì à ń jàǹjọ́ kan lọ́rin àwọn kírísítẹ́nì à ń jàǹjọ́ kan lọ́rin ọba àlọ́rin tó bí ọba tòní àná wà ní ipò jọ́nà tán bá wá ń ṣe kò sí lọrin níyìn ẹ ṣe ṣéèwù kọ́ bá wá tó tó. ṣéèwù. ẹ tún ṣe kan sí. ṣéèwù. ẹ tún ṣe kan. ṣéèwù. wallahu ya'simuka minan nas la takhafu darakan wala taksha. níta àmọ́ ìfọ̀bà lọrin nù kò sọba tí wọ́n wí báwọn fún malayé tọ́dọ̀ ọba amaka wà láàyè wò ìwé rẹ̀ fún ọlọ́run sì ń kẹ́ fọ́ba lọrin pọ̀ ilé ojú ọjà sí gbogbo ẹni tí ọba kéwú ọ̀ọ́bì ọ̀ọ́gbà lọ́rin kọjá kò sọgbọ́n tó lè dá bọ́ọ̀bà kí lọ́dọ̀ sètáàni lókun lòfin ní kọjá ńlọrin bàbá kírun àdájú kọ kàábà mọ́kà nìyíhun bẹ́ẹ̀ bá kéwú ìlọrin lẹ́ẹ̀ dájú kọ babalágbàjì àwọn ńlá wà ní ayé ìlọrin ni babalágége àwọn jòkó yìí ìlọrin ni sẹ́wù kamalu dín ọ̀ọ́bì ìlọrin ni kéwò lọ́wọ́ dùn lẹ́mọ́ àfikẹ́kùkẹ́ kò sí kéwù kankan mọ́ lẹ́yìn amẹ́yẹta yìí ìlọrin lọ́lọ́run wa kó wọn sí ìdí nu tí lọ́rin fi ń jẹ́ gbogbo bàbá kálukú nípa kéwù ẹ̀ẹ́n àyè bẹ́ẹ̀ kọ́ ní ẹ̀yà gbà ẹ̀ gbọ́ ṣúgà ṣúgà ní ayé ti gbà ti pẹ́ kọ́ sọ́nà fẹ́ gbà bọ́ bá débi kan tó bá tún lọ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ó ti sùn ní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. kò síbi tó lè tọwọ́ sí gbẹ́ngbà náà níbi kẹ́wọ́n ti gbé ọ̀bọ̀lágége. وعلم آدم الأسماء كلها. للغدا لمن يخشى. تنزيلا ممن خلق خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن بالقول فإنه يعلم سر وخفى الله الله الله لا إله إلا هو له الأسماء أولي وهل يتم موسى وهل يتاك حديث موسى إذ رأى نارا فقال لأليم إني آنست نارا لألي لألي آتيكم منها بقبر واسعني أوعدد على النار هدى فلما أبى نودي يا موسى أنا ربك فضلا عليك إنك بالوعد المقدس تواب الصلاة لذكري واقم الصلاة لذكري إن الساعة آتية يكاد فيها لتجزى كل نفس بما دعاء سيرة الأولى ودمم يدك إلى جنيك تخرج بيضاء من غير سوء من غير سوء نهاية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون قال رب لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا هاروناكي أشدد به أزري وأجرك في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى kìsì fi fi tààbù tí bá kìsì fi fi lìyàmì fàlìyàmì lìyàmù bẹ̀ sá ilẹ̀ àkóso àdó wọlé wà àdó wọlé ولقيت عليك محبة مني ولتصنع على والرجال يتلون ثناك الأكبر من كل متكد وكل أجمعين وجملة من سائر الأهلين يا للورى وعلى سيابك أجمعين وجملة من سائر الأهلين يا للورى لا إله إلا الله لا إله إلا الله alleen الله دل العالمين خير مسلم to wadita kure أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا من تفرح بالهادي واتلو الام نشرة في عزك للمولى تموى وكلاك أولى الليل يكبر إنا أعطيناك الكوثر sumu wanakumu ayaila ramadana na sumu wanakumu ayaila ramadana na sumu wanakumu ayaila ramadana na sumu wanakumu ayaila ramadana na sumu الهلال بصوم كي تطب الجزوم Aya ila Ramadana nasumuhu wa nakumu. Aya ila Ramadana nasumuhu wa nakumu. قبها لشاوة نفس على عليها سموم وربها الحق تغشى شوقا له وتهيم هيا إلى رمضان نصوم ونقوم هيا إلى رمضان نصوم ونقوم قد التقت وطاعت فمن ترت هموم يا المساجد يلقى فيها هدى وعلوم Aya ila Ramadana nasumu wa nakumu. Aya ila Ramadana nasumu wa nakumu. يا المساجد يلقى بها هدى وعلوم ترى المنابر شاقة كما تشع النجوم Aya ila Ramadana nasumu wa nakumu. Aya ila Ramadana nasumu wa nakumu. هيا إلى رمضان نصومه ونقوم هيا إلى رمضان نصومه ونقوم Aya aṣọ fámúbó tẹ̀sí máa ń ra ìyá náà. ọmọ rẹ̀ wá bá mi kàyà rọmọdọ́nà. yútì ìfìlì àmàmà tàhánánà yẹlkọ́ka fi ṣíyà mi mọ̀lẹ́ àná wà ní ọmọ ìtẹ̀gìdólé àlìwá náà. ọmọ rẹ̀ wá bá mi kàyà. ta dunle aliwana laburha tun kori bele mana wa khairu man da wale abudana. famare haban bi kaya ramadana. famare haban bi kaya ramadana. famare haban bi kaya ramadana. fakana lili husina li akinana. يا يباهي يبهجنا حسانا يصرحف لقلب العرفانا ومرحبا بك يا رمضان يقيم وتتولى قانا ويلبس الكون لإحسانا وأنفس تهشى الرحمانا ومرحبا بك يا رمضان ya Ramadana.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 مسكوب وماء مسكوب وفاكهة كثيرة لا مكتوة ولا ممنوعة وفرش مرفوع وفرش مرفوعة إنا أنشأناهن إن شاء وجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين دلة من الأولين وثلة من الآخرين وأصحاب الجمال ما أصحاب الشمال في سماء